يا داود إنا جعلناك خليفة في الأرض فاحكم بين الناس بالحق ولا تتبع الهوى ولا تتبع الهوى فيضلك عن سبيل الله إن ان الذين يضلون عن سبيل الله لهم عذاب شديد بما نسوا يوم الحساب اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والمؤمنون والمؤمنات بعضهم أولياء بعض يأمرون بالمعروف وينهون عن المنكر ويقيمون الصلاة ويؤتون الزكاة ويطيعون الله ورسوله أولئك سيرحمهم الله إن الله عزيز حكيم وعد الله المؤمنين والمؤمنات جنات تجري من تحتها الأنهار خالدين فيها ومساكن طيبة في جنات عدن ورضوان من الله أكبر ذلك هو الفوز العظيم أعوذ بالله من الشيطان الرجيم المنافقون والمنافقات بعضهم من بعض يامرون بالمنكر وينهون عن المعروف ويقبضون ايديهم نسوا الله فنسيهم ان المنافقين هم الفاسقون وعد الله المنافقين والمنافقات والكفار نار جهنم جهنم خالدين فيها هي حسبهم ولعنهم الله ولهم عذاب مقيم صدق الله العظيم الحمد لله رب العالمين الذي بنعمته تتم الصالحات والصلاة والسلام على عبده ورسوله محمد بن عبد الله وعلى آله وأصحابه والتابعين وتابعيهم بإحسان إلى يوم الدين ما بعد ọpẹ́ fún Ọlọ́run alhamdulillah ọpẹ́ fún Ọlọ́run alhamdulillah àpàrí ọpá pẹ̀lú gbólóhùn alhamdulillah rabbil alamin ọlọ́run la in shakartum la in shakartum la azidannakum ọlọ́run tún bá sóde fún yín tẹ́ bá dúkò rẹ̀ ó sì àlékún oore òun fún yín wọ́lá in kẹfọ́tún lẹ́bọ̀ yà láìmọ̀ oore iná dábí láṣàdí wọ́n gbọ́ oore ó tó fi àjẹ́ ní ìlú wọn lọ́n bá ìyà tó nípa ni lọ́lọ́n àmọ́ ètò òsùpá lóore alhamdulillah ó ní ká bẹ̀rẹ̀ ọ̀mọ̀dáàni pẹ̀lú orúkọ rẹ̀ àwọn abadé bíi tá abadé pẹ̀lú orúkọ rẹ̀ náà òní náà ni ọjọ́ Allahu Akbar Allahu Akbar ní ọdún yìí tafsiri gbẹ̀yìn ni Allahu Akbar ah, ìrọ̀lọ́ àdúpẹ́ o alhamdulillah àdúpẹ́ o alhamdulillah bó ṣe yíwa mọ́lá sí sọ́rì wà wọlá bó ṣe tó gbà lọ́wọ́ wa àmín wà tó jẹ́ kí ẹ̀mí wá gùn sí àmín mọ́sẹ̀ ilé òkùn ọdún tí a sì láyé àmín láti parí tafsiri wa lónìí tó pọ̀ ọ̀rọ̀ pọ̀ ọ̀rọ̀ òṣèlú pọ̀ Allahu Akbar ní ìjẹta ìjẹrin ta kó tí a wà ẹgbẹ́ tí a pọ̀ tí a pọ̀ ta fi hàn wá ní mẹ́rin làfẹ́ tún ìbẹ̀rẹ̀ làfẹ́ kàmbẹ̀ ìṣẹ́lá ni ọ̀rọ̀pọ̀ ìta àkànṣe fún ni àtẹ̀fíkíhù political orientation àṣẹ a kàn create awareness. a create awareness in politics. kò jù bẹ́ẹ̀ lọ mùsùlùmí. àti kẹ́kọ̀ọ́ ẹ̀. ẹ̀kọ́ rẹ̀ ò tí ì sí ń bẹ̀ dáadáa àti ìlẹ́nu ìkájọ struggle àti ìlẹ́nu political struggle báyìí o. kódà àwọn àfa àti ọmọ fáwọn fatiwa ní lórí àfitá àbá máa yá fatiwa òkèèrè. àfitá àbá máa yá fatiwa tá a máa import fatiwa kò tí ì sí ńlẹ̀ báyìí. tó pa àwọn afáwò tí ìjókòó. àwọn afáwò tí ìjókòó ń bí. àwọn afáà gbìyànjú nínú àwọn àbá tó gbé ìjó sáré wá ń bí lórí ọ̀rọ̀ òṣèlú ní Dr. Surajun Asfa nínú àwọn tí a ti mú wá lánàá tí àwọn wà ń bẹ̀ kó lásì dáṣẹ́ òṣèlú pẹ̀lú dé ní rọ́bítà ní Saudi Arabia Maka ní ti lọ nípa rẹ̀ ní mítínà àgbáyé ní àwọn ọmọdé máa ń mú ọgbẹ́ àpolóṣèlú translate sí Gẹ̀ẹ́sì inú àwọn tẹ́gbìyànjú inú ẹ̀ láwà àkójọ àwà tó wà wọn professor professor political science professor islam professor islam àwọn àfọ́ onífíkí àwọn oṣù àwọn àfọ́ onífíkí àwọn oṣù lè yóò àtòkò wọn àwọn ọjọ́ òkú àwọn doctors àwọn dàkátírà àwọn àbá àti ọjáde kó nàìjíríà tó ti gbé àwọn doctor tó ń tẹ́tẹ́ àkílọ́dọ̀ wọn ni dókítà tó jú ọ̀bá tí ọgbọ́ni dókítà tó jú ọ̀bá tí yóò tún kí lọ́dọ̀ wọn yóò tún kí lọ́dọ̀ wọn apáwọn náà sí apáwọn náà sí ní àná a ní tàbábẹ́ dá sí òṣèlú ìpele bí mẹ́fà ni adáàkọ̀ ìpele mẹ́rin fún àmúbẹ̀ lánàá ibi àdó sí ni pé ìjọ darapọ̀ kí ẹgbẹ́ wa darapọ̀ mọ́ pátì mi nígbà bá rí pé àlágbára ká dáwìn àwọn ọwọ́nà àwọn ẹgbẹ́ tí ń bẹ́ dáná kó dà kó gbọ́n ẹgbẹ́ kan sí mùsùlùmí níbo kí lájọ papọ̀ ní àǹfààní ìlú àjọfọ́sọpọ̀ náà ń pè ní tàhálùf àtàhálùf àlàáhálùf àlàáhálùf àlàáhálùf àlàáhálùf atahaluf al-ahzab asiyasiya. ìdarapọ̀ àwọn ẹgbẹ́ olóṣèlú irú tí àwọn APC ṣe CPC ni bàbá wa Muhammadu Buhari ACN bàbá wa Bọ́lá Ahmed Tinubu gbogbo wọn ti wá kóra jọnu ẹwùgbà tí bàbá wa Buhari fi dìbò láyé lónìí tí wọ́n wọlé ìjọba hmm. tí wọ́n parapọ̀ tí a pè ní àtàhálù síyàsíyà ìparapọ̀ òṣèlú ọwọ́ tí wọ́n jọba ọba ìpele ẹlẹ́ẹ̀kẹrin ìpele ẹlẹ́ẹ̀karùn inú pàá ṣòṣèlú onáàrẹ kọ̀búrú tàwọlíyà tàwíláyà olùwàzíbà olùmánsì ìnàlógún mati alhakima hau hezbollah òun náà ni kí wọ́n fún wa ní appointment inú òṣèlú ọ̀gbọ́n ni kí wọ́n fún wa ní appointment nínú òṣèlú wọ́n fún wa ní portfolio kódà báyìí tẹ báyìí tẹ ṣe wípé bọ́yá adarapọ̀ mẹ́gbẹ́ wọn kódà a lè má ṣe nínú ẹgbẹ́ kankan ìyẹn náà òṣèlú ni òṣèlú kan náà ni nígbà tí ọ̀rọ̀ election dojúrú wọ́n wá ọmọ ẹgbà àtàrí jẹ̀gá professor àtàrí jẹ̀gá wọn ké sí wọn òṣèlú kan náà hmm. ó sì bá ní gbé ìlànà òṣèlú náà kalẹ̀ tó sì kẹsẹ̀ jáde kò ìtàn olè gbàgbé bàbá wa professor ìsáàkì jam tí kò ẹni ọmọ ìlọ́mọ́ wọ́n gbé wá ibi àfíẹ́sì rẹ̀ àwọn náà tó fẹ́rẹ̀ alhamdulillah wọ́n lọ àsìkò wọn tán wọ́n tún àpọ́ntì wọn lẹ́yìn bàbá ẹ tún rí pìtì lẹ́ẹ̀kan sí òṣèlú kan náà òṣèlú kan náà nù inú ọ̀nà láàrín fún gbà ìṣòṣèlú nìyẹn ìgbà bá wúlò àwúlò fún ẹ wo àwọn méjèèjì tá ń sọ yìí ẹ wo búsù kí ọ tó délẹ̀ ẹgbọ́n wà ní gẹ́ẹ̀tò election kọ́sítọ̀mù akẹ́nàgbé ẹwọ òkú tó débẹ̀ ẹwọ bíbẹ̀ ṣe rí bó ṣe dọ̀tí tó ẹwà tó débẹ̀ ẹwọ yíó jẹ́ ń pa fún orílẹ̀-èdè gbogbo yẹn fi hàn wá gbogbo àwọn tá ń dákọ̀ ìmùsùmí tí wọ́n sojú wa dáadáa ni a lè fọwọ́sọ̀ pé ara wa làwọn ilé a ṣe rí bàbá tó wà ní jáàmù yẹn ara wa ni bàbá àtàyè jẹ̀dá ara wa ni èyí tó di kọ́ńtọ́mù mú ara wa ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ rẹ̀ lọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wọ́n fi sùsùn wọn ìlànà òṣèlú kan lẹ́yìn náà inú òṣèlú tí ọ̀pọ̀lọpọ̀ tó ń ká láàkàkún oná ni al-musharakatu fi ìhàníyà aw وطنيا أو كلابيا أو بلديا أو محليا ìkópa nínú àwọn ìgbìmọ̀ tí a máa ń gbé kalẹ̀ ní àwùjọ àgàgà àwọn professional body àwọn ń gbà ní bẹ àwọn amẹ́ríkà wọn kúrò àwọn ọjọ́ àti bọ́dì ìrẹ́ ìkópa nínú ẹ̀ gbogbo tí bá fi qualify ọlọ́pùpá mẹ́rin ọgbà fọ́ọ̀mù ọmọ ẹgbẹ́ ìṣèlú kan náà àwọn ẹnìyà àwọn ẹnìyà àtẹ́sẹ̀gbẹ́ ìdá ni wọ́n ṣe wà púpọ̀ mẹ́ àwọn àkádà lè bẹ́ẹ̀ àwọn nínà nínà nínà nínà nínà nínà tẹ́ máa àwọn workers alẹ́gbẹ̀ẹ́ àpòpọ̀ mẹ́ ara òṣèlú kan náà ni kéde ìgbà ọbájọ́ di gómìnà olórí chairman local government láà gbogbo àwọn bọ́dìsì gbogbo àwọn ẹ̀ka ẹ̀ka ẹ̀ka ẹ̀ka ẹ̀ka ẹ̀ka nínú ìlú yìí kódà èyí tẹ́ẹ̀kẹ́ mùsùlùmí tẹ́ẹ̀sì àgbẹ̀ àwọn ẹgbẹ́ àgbẹ̀ ẹ̀kẹ́kẹ́ni ẹ darapọ̀ mọ́ wọn ẹ máa jòyè ń bẹ̀ lọ ọgbọ́n ẹ máa jòyè ń bẹ̀ àwọn oníṣẹ́ ọwọ́ ẹ darapọ̀ mọ́ wọn ẹgbẹ́ wọn òṣèlú kan náà ni òṣèlú kan náà nìyẹn náà landlord association darapọ̀ mọ́ wọn náà. àwọn marketers. lọ́wọ́ ọkọ rẹ̀ ẹ ti jọyìn àwọn yẹn náà. agbada yẹn ọ̀dọ́ student union. student union nílé ìwé káàkiri. ẹ darapọ̀ mọ́ wọn. ẹ darapọ̀ mọ́ wọn. ẹ máa lé president secretary treasurer kí àgbò ìtẹ́ ń pè ní politics ó nìyẹn gbogbo àkàrà wọn gbogbo àkàrà wọn pàdé àwọn youth ẹ̀dà ẹ̀yìn ọ̀dọ́ náà ẹ̀dà kọmọdé ọ̀dọ́ ẹ̀dà pẹ̀lú gọ́ọ̀mẹ̀ mọ́ra àti islam kó yẹ lẹ́nu bẹ́ẹ̀ wọ́n ní sọ́ọ̀tún haqqi làbúdà yusma sọ́ọ̀tún haqqi làbúdà yusma ọ̀rọ̀ olóko ọ̀rọ̀ yẹn kálékálé gbọ́ kíkún ìwà gbọ́ yàrá wọ́n ń gbọ́ yàrá wọ́n igbó ń kọ̀rọ̀ wọ́n igbó ní kọ̀rọ̀ ò sí ń bẹ̀rẹ̀ mọ̀ pé dáadáa wọ́n fún àwọn ẹ̀yà tí a ké fún alẹ́ ní ayà àwọn èèyàn tí a ń wà láyé tí ń dayé àti àwọn atáyé ò sí táwọn ń pèlè sínú ìdáyérú ìwáre bọ́kùn tí ń dáyérú orí ń dáyérú bọ́kùn ń táyé orí ń táyé ṣe òṣèlú ń sọ nìyẹn ń gbọ́lọ́ ń sọ̀rọ̀ àwọn àdáyéró pẹ̀lú mọ̀náfíkì nùsùlátù tọ́bà sọ́tọ́bà náà méjì wà ká fún wọn kí ń gbọ́ المنافقون والمنافقات بعضهم من بعض wọ́n ṣe kí ni wọ́n ṣe mẹ́tí o ìròrí wọ́n jọra wọn kí ni fẹ́ wọ́n lò يأمرون بالمنكر وينهون àwọn kẹta polongo omida. ọ̀pọ̀ àwọn polongo omida o ni beauty nígbà tí wọ́n bá tí ọmọbìnrin bá tẹ́rẹ̀ ẹ̀kan láyé ni wọ́n fún ní award beauty beauty contest contest wọ́n ní level state level state di national di Africa Africa world. wọ́n sì polongo ẹ̀. family planning agadegede. àwọn kan náà gonna wọ́n di ẹ̀. women empowerment pé tọkùnrin lè ṣe omi lè ṣe ẹnì kò jura wọn lọ. gender equality òṣèlú kan náà ni ọlọ́run sẹ́yìn tó ń gbogbo tí ọba dà lọ́mọ pàṣẹ rẹ̀ Now. وينهون عن المعروف wọ́n jọ kó tánà ní ọkùn bẹ́lú mẹ́mẹ́ àfẹ́jà ló mọ́ ẹ̀ ní amẹ́ríkà àtọkùn àtọkùn náà jáde fún gay ọgbọ́nà àtọkùn àtọkùnrin wọ́n jọ ṣe gay àfẹ́ free now wàyàkùbìdúnà àìdíyàhùn ọlọ́run ni wọ́n yẹ sí ìnáwó àbíkàwẹ̀ máa náwó fún àwọn ọdúbà wọn NGO wọ́n lọ máa gbówó ní ahùnnímọ̀ wọ́n humul fasiqun ọlọ́run àwọn náà ní kíkò kí ni wà dàrú ni wọ́n وعد الله المنافقين والمنافقات والكفار نار جهنم خالدين فيها هي حسبهم ولعنهم الله ولهم عذاب مقيم àwọn

tí wọ́n jókòó tẹ́tẹ́rẹ́ wọ́n ṣiṣẹ́ wọ́n struggle wọ́n struggle lọ wọ́n fi pẹ́sẹ̀ sọ fún wọn inna Allaha azizun hakim ọba tí ká jọba ọba ọba bí i ọkọ̀ ọ̀jọ̀gbọ́n wà á lọ́wọ́ mu'minina wal mu'minat ọlọ́run ló sí láti ẹ̀fọ́ olùgbọ́lọ́ bàbá rẹ̀ pàtó lóbìnrin jannatin tajri min tahtiha al-anhar àti jẹ́ náà jágbọ́dọ̀ sọ lábẹ́ rẹ̀ khalidina fiha wọ́n mú lọ

òun náà ni àwọn Tálíbà kópa ní ọ̀rọ̀ òṣèlú ẹ wà rí pé àti délẹ̀ báyìí alhamdulillah nígbà fẹ́ bẹ̀rẹ̀ a fi àwọn àsùntà lọ́rẹ̀ pé nígbà bá parí tafsiri wa àwọn sí ń dáadá fẹ́ ṣe láṣí inú àwọn àdáàf ní pé a darí àwọn èèyàn síbi àgbọ́yé òṣèlú tó lálàáfíà wọn náà máa wo sáàyà báyìí a ní abẹ́ tún àgbóyé àwọn ìrìnsọ lórí òṣèlú generally abẹ́ tún àgbóyé sí lórí ọ̀rọ̀ democracy ládàáyàn rí orí bẹ́ẹ̀ lórí bẹ́ẹ̀ orí bẹ́ẹ̀ aláwọn òdúdú jẹ́ kó bí a kó sí ara òṣèlú fún àwọn mùsùlùmí afẹ́ ẹjú ẹ̀ afẹ́ mọ́pọ̀lọpọ̀ òrújú kó ń bẹ́ nínú àwọn àsùntániyẹ lẹ́yìn náà alábẹ́ àǹfààní tẹ̀fsírí láti pàṣẹ dáadáa láti kọ̀ bàjẹ́ gbogbo nǹkan tí ń lọ ní òṣèlú tó kù díẹ̀ káàtó lẹ́yìn náà fẹ́ dá padà sáwùjọ àwọn mùsùlùmí àgbọ́yé òṣèlú tó lálàáfíà tó di ń dáti fẹ́ sàfẹ́kọ̀ẹ́ láàrin wa àfẹ́ sàmùsùn láàkẹ́ lórí ọ̀rọ̀ òṣèlú ọkùnrin obìnrin wọn kan náà lè kópa níbẹ̀ àgàgà àwọn tí wọ́n jẹ́ àṣekèrè àwọn mùsùlùmí náà ń bẹ orin bàbá jọ àwa ìlà nìlú ẹ má pè wá lálẹ́ jùmọ́ ẹ má pè wá lálẹ́ jùmọ́ ẹ má pè wá lálẹ́ jùmọ́ àwa ìlà nìlú ẹ má pè wá lálẹ́ jùmọ́ ìwà àlejò láwùú àti ìwájọ́ nìlú ní gbogbo eléyìí ni àwọn dápẹ̀ ní asọ̀tà alhamdulillah alhamdulillah níparí ọ̀rọ̀ mi ó wá kùmà ìmọ̀ràn òkùmà ìmọ̀ràn fẹ́lẹ̀ kọ̀ọ̀kan wá ìmọ̀ràn àkọ́kọ́ mùsùlùmí a rí pé ó ti di ọ̀ràn ẹ̀yàn fún wa ká gbìyànjú sí ká wa iṣẹ́ ẹ̀sìn ọbẹ̀ rẹ̀ àfà àwọn adáyíwá sábà lọ́wọ́ nígbà bá bá ní ìdí owó àdìpín a fún wọn lówó tí bá ní ìdí ènìyàn a fún wọn léèyàn ọ̀rọ̀ òṣèlú yóò ṣeéṣe láì yára láti lágbọ́yé innamal ilm bita'allum ọgbọ́n ìṣọ̀kan lára mùsùlùmí ipa agbára tó wà lọ́tọ̀ọ̀tọ̀ ìka pápọ̀ a ní agbára méjì kan nílùú ìyàwó mùsùlùmí tààdó tàbálò lórí òṣèlú kò tó lè dúkò kò máa wá agbára àkọ́kọ́ àìlèkú wọ́tún àdàdíyà agbára òǹkà agbára ẹlẹ́ẹ̀kejì àìlèkú wọ́tún màdíyà agbára owó kò sí nílùú ilé ní tí a bá fún àwọn olówó olú ilé ní tí wọ́n lè mú nínú mẹ́tẹ̀ ìsìnmọ́ agbára méjèèjì yìí ẹjá lò ọgbọ́ni agbára méjèèjì yìí ẹjá lò kápapọ̀ inú ọ̀nà yẹn ni lẹ́yìn àtàwọn àfáà ní láti ojúṣe wọn gbogbo tó wá jẹ́ ìgbìyànjú nílànà òṣèlú ká má fi ṣeré kakópa tọ́ tó yẹ ká lètò ká fàgbà síbítọ́tọ́ sí àwọn ará àríwá àwọn ará north àdìgbò akájọ sí papọ̀ àwọn màjúdáàtì àwọn agbá àti gbogbo ẹ̀wà lọ́kọ̀ọ̀kan kápò papọ̀ mọ́ ara wọn ó sì pàtàkì gan ká má sí ká pé political á sì máa dàgbàsókè sí díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ ní ká bẹ̀rẹ̀ láti ibì kan kásìkẹ́ ni. ká bẹ̀rẹ̀ láti ibì kan. kájẹ ìdẹ́ra wo two thousand twenty three. twenty twenty three yìí ẹja ti ẹ̀bẹ̀rẹ̀ nìkan. ẹja ìdẹ́ra wo. ẹja ti ẹ̀dẹ́ra wo. ká pa àwọn abára ìpapọ̀. ká pa àwọn abára ìpapọ̀ ká yẹ ẹ̀yin north. ẹ̀yin east ẹ̀yin east ẹ̀yin south ń bí ẹ̀yin south ẹ̀jẹ̀ àṣọ mọ́ra gbogbo akájọ ṣọ̀kan ọba jẹ́ mùsùlùmí mo ń bá sọ̀rọ̀ kábílẹ̀ tá kàkàlẹ̀ ní káwọ́ bí ọwọ́ dáa lórí wọlé pẹ̀lú ogun lọ́dọ̀ ọlọ́run tá a bá lè ṣe bẹ́ẹ̀ ẹni abáfàkà náà wọlé Allahu Akbar Inshallah pàṣẹ́tọ̀ ojúṣe gbogbo wa ní torí díẹ̀ àti bẹ̀lọ́ ọdún lè ràn wá lọ́wọ́ àwọn ìjọba fún ọ lọ́wọ́ ìjọba àpapọ̀ ìjọba sí ìjọba ìbílẹ̀ ní ẹnìkan ọlọ́run dípọ̀ dáàrú àdìpá ìrọ̀ dáàrú láti lọ lọ́wọ́ balẹ̀kọ́ ọlá ọdún náà ló ń bọ̀ sí rọrùn fún wa bí ká sọdún ayọ̀ ọsọsún ìdùnnú ìjàmbá nìjẹ́ sọdún àǹbẹ̀ni ọlọ́run ìṣẹ́síbẹ̀ fún wa ìgbọ̀dá àti ẹ̀sìn láti bẹ̀rẹ̀ ọ̀dá àti ẹ̀sìn pé mọ́sàgbà fún wa lọ́wọ́ ààbò àgbáyé ààbò òlú ìṣẹ́sí fún wa lọ́wọ́ tó sọ̀tà kẹ́tìrì tó ń bọ̀ yìí sí rọrùn fún wa má

السلامة يا رمضان آمنت بالله وملائكته وكتبه ورسوله واليوم الآخر والقدر خيره وشره من الله والبعث بعد الله وكتبه ورسوله واليوم